السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله اتقوا الله عز وجل واعترفوا بنعمة الله عليكم فمن رحمة الله ونعمته بعباده أن جعل لهم من الأزمان ما تتضاعف فيه الحسنات وارشد اهل الايمان الى استغلاله بفعل الخيرات والاعمال الصالحات ونهانا ان نظلم فيها انفسنا بالخطايا والسيئات فالسعيد يا رعاكم الله فالسعيد من اغتنمها فبادر الى الخير والحسنات والخاسر من فرط فيها وسعى إلى الشر والمنكرات عباد الله من هذه الأزمنة المباركة المشهور المحر الشهور المحرمة الذي ذكر الله تعالى في كتابه إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وهذه الشهور ثلاثة متتالية وهي ذو القعدة وذو الحجة ومحرم وواحد مستقل وهو شهر رجب قال قتادة رحمه الله إن الظلم في الشهر الحرام أعظم خطيئة ووزرا من الظلم فيما سواه عباد الله وها نحن قد دخلنا على شهر الله الحرام شهر الله المحرم وقد سماه النبي صلى الله عليه وسلم شهر الله وأضافه إلى الله مما يدل على شرفه وفضله ومما يشرع في هذا الشهر الإكثار من الأعمال الصالحات والصيام والقيام وغيرها مما يفعله العبد قبل هذا الشهر عباد الله فما زال يوالي علينا مواسم الخير والفضل ما انتهت أشهر الحج إلا وأعقبها هذا الشهر العظيم شهر الله المحرم أدوك فراب سبحانه وتعالى أوائر الوارع أسوا فرج الله أوائر صدي الله نبي أبروع وسيوات أبروع أمي وأبرو ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá tọ́sọ́nà kò sẹ́ni tí ó sì lọ́nà o ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá sì sì lọ́nà kò sẹ́ni tí ó tọ́sọ́nà mọ́ jẹ́rìí pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àfi Ọlọ́run Ọba Allah nìkan ṣoṣo ni o wọ́n sì ń jẹ́rìí pé annabi wa muhammad sallallahu alaihi wa sallam ẹrú Ọlọ́run Ọba ní òjíṣẹ́ Ọlọ́run Ọba sì ni pẹ̀lú ibadallah ẹ jẹ́ ká páyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ká mọ̀ orí Ọlọ́run Ọba lórí wa àti ìkẹ́ rẹ̀ àti àánú rẹ̀ nínú orí ọlọ́wọ́ba nínú àánú ọlọ́wọ́ba òun náà ni pé ọlọ́wọ́ba ma ń gbé àwọn ọjọ́ kalẹ̀ àtàwọn àsìkò tó sì pé ẹ̀san ọlọ́wọ́ba yóò pọ̀ nú àwọn àyè yẹn téèyàn bá sí àwọn rẹ̀ kò dàbí àwọn ọgbà gbogbo àwọn àgbà yóò ti jẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala jí kágbọ́n àwọn ọgbá àwọn ọjọ́ mẹ́wàá alákọ̀ọ́kọ́ nínú dhul-hijjah so láti pé kábà fi lè sálà pán tètè kábà fi take opportunity yẹn láti súnmọ́ ọlọ́wọ́ bá níwọ̀ ibadallah hajj ló sì parí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó tún tẹ̀lé pẹ̀lú oṣù lánlá muharram ọlọ́wọ́ wa ta'ala sọ nínú al-Qur'an al-Karim pé inna iddatash-shuhuri 'inda Allah eye oṣù lọ́dọ̀ Ọlọ́run Ọba eye oṣù lọ́dọ̀ Ọlọ́run Ọba ithna ashara shahran oṣù méjìlá ni o fi kitabillah inú tírà Ọlọ́run Ọba so àwọn àfáàní inú tírà Ọlọ́run Ọba ń bíbá tírà tọ́lọ́run Ọba kọ sọ́dọ̀ rẹ̀ ni o inú lawhil mahfuz ipe iye oṣù 12 náà ni yawma khalaqa as-samawati wal ard lójọ́ tọ́lọ́run Ọba dá sánmà tilẹ̀ minha arba'atun hurum ọlọ́wọ́ bá ní mẹ́rin wọ́n wà nínú àwọn oṣù yìí mẹ́rin nínú àwọn oṣù yìí àwọn wọ́n wà sacred wọ́n wà sacred lọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n ni dhalika ad-dinul qayyim ọlọ́wọ́ bá ní ilé ilẹ̀sìn tó gún régé o fala tadhlimu fihinna anfusakum ẹ má ṣàbòsí fúnra nínú àwọn oṣù yìí kí ni túmọ̀ ìṣàbòsí fúnra nínú àwọn oṣù yìí òun náà ni pé oṣù tó wà sacred yìí Allah wa subhanahu wa ta'ala òfẹ́ jẹ́ ká máa bára wa jannú ẹ̀ kọ́lá Allah wa subhanahu wa ta'ala sọ nínú al-Qur'an Allah wa bani yas'alunaka 'ani ash-shahri al-harami qitalin fi wọ́n bí ọ nípa àwọn oṣù tó wà sacred yẹn nípa kéèyàn máa jannú rẹ̀ Allah wa bani kul qitalun fihi kabir kéèyàn máa jannú àwọn oṣù yẹn nǹkan tó tóbi lọ́dọ̀ Allah wa bani nítorí náà ibádàlá aláwọ̀bá subhanahu wa ta'ala ó recognize pé oṣù mẹ́rin wà tó jẹ́ oṣù èwọ̀ fún wa òun náà ni dhulqa'da dhulqa'da dhulhijja muharram a mẹ́tẹ̀ta yí tẹ̀lé ra wọn àti rajab ibádàlá àti wà nínú ọ̀kan nínú àwọn oṣù èwọ̀ yìí náà ni muharram oṣù tó ṣe pé àwọn sahaba nabi sallallahu alaihi wasallam wọ́n jọ ronú papọ̀ pé oṣù yìí ni kó máa bẹ̀rẹ̀ oṣù hijira láyé umar allahu akbar in táwọn sahaba nabi yíyàn fún wa in ka tó lọ́la ni ibadallah so bá kẹ́nà ibadallah oṣù yìí ló bẹ̀rẹ̀ ọdún oṣù rí òun ló bẹ̀rẹ̀ ọdún tí ó máa pè ẹrú láti máa ṣèṣirò ara rẹ̀ láti máa pè ara rẹ̀ sí ìṣèṣirò ara rẹ̀ pé òun máa ń súnmọ́dọ̀ Ọlọ́run Ọba sí subhanahu wa ta'ala nífà ibadallah alamari Ọlọ́run Ọba ń bọ̀ alkiyama ń bọ̀ òsìsí nkankan tí ó dàdó bọ́jọ́ sí ń gorí ọjọ́ bẹ́ẹ̀ ni àwọn àmì àwọn àmì ìgbẹ̀yìn lòun náà ń súnmọ́ wa sí ibadallah yóò sì wá bá wa lójijì ni ó wahum la yash'urun táà ní makaka ibadallah nítorí náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala oṣù muharrami yàtọ̀ sí pọ́lọ́ ọlọ́wọ́ bá sáà fún àwọn musulmi láti jẹ́ oṣù alákọ́kọ́ nínú oṣù hijira annabi sallallahu alaihi wasallam pè ní oṣù ọlọ́wọ́ bá in ta bá sì fi ti sára ọlọ́wọ́ bá nǹkan tó lọ́lá anábi ni afdalu siyami ba'da ramadan èyí tó lọ́lá jù nínú àwẹ̀ lẹ́yìn ramadan shahrullahil muharram oṣù ọlọ́run bá oṣù muharram ni kíyàn gbáwẹ̀ nínú muharram kò sí tó sí kíyàn gbá dáadáa so àwọn ẹni tí ma ń gbáwẹ̀ opportunity tún ní yóò àwọn olùsúmọ́ ọlọ́run ọba àwọn tí wọ́n wọ aljanna ọlọ́run ọba láti ẹnu ọ̀nà rọ̀yáàni Allah subhanahu wa ta'ala pé àwọn tó ma ń gbàwẹ̀ láti ẹnu ọ̀nà yóò jẹ́ ogbende anábi sallallahu alaihi wasallam sọ pé èyí tó lọ́jà jù lẹ́yìn oṣù ramadan téèyàn lè gbàwẹ̀ nínú rẹ̀ wọn náà ni muharram anábi ni wa afdalu salati ba'da al-farida èyí tó lọ́lá jù nínú lẹ́yìn ìrun àwọn ọ̀run ọ̀rọ̀ yà salatul layl inú kódà yalla wa aisha ó ní ohun orí kí annabi sallallahu alaihi wasallam kó máa pọ̀ láti máa gba àwẹ̀ oṣù kan tó tó oṣù muharram ibadallah eléyìí ni Ọlọ́run wá ṣe lófin o ẹwà ara wọn kan nínú àwọn nǹkan táwọn ń ṣe ibadallah ó gba ìwòye sí o pàápàá jùlọ nínú àwọn nǹkan tó ṣe kó ní ṣe pẹ̀lú nǹkan tó tọ́ nítòótọ́ but àwọn èèyàn ti fi àwọn nǹkan míì wọ́n ti rò papọ̀ ma ó ti wá fẹ́ máa jọ ẹ̀sìn míì ibadallah nínú àwọn nǹkan tó tọ́ láti tó ṣe nínú oṣù muharram òun náà ká gba àwẹ̀ ọjọ́ kẹwàá rẹ̀ èyí tá a mọ̀ sí Ashura ọjọ́ yìí subhanahu wa ta'ala la Musa lọ́dọ̀ Fir'aun Allahu akbar ọjọ́ yìí ni Ọlọ́run Ọba subhanahu wa ta'ala la nabi Musa àtàwọn Bani Isra'ila lọ́dọ̀ Fir'aun Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó dẹ̀ pé àdéhùn rẹ̀ lórí wọn ní pé à òun ó fi jẹ olórí lórílẹ̀ ibadallah nígbàtí annabi sallallahu alaihi wasallam ara wọn yahudi tán gbáwẹ̀ yìí annabi ní kílé tẹ́ fi ń gbà wọ́n ni à báyìí báyìí ni ọjọ́ ìlọ lọ́wọ́ bá lánàbí Musa awagala lẹ́tọ̀ sí ànábì Musa jù yín lọ àwọlá lẹ́tọ̀ sáwọn ànábì Ọlọ́run bá ibadallah torí Islam làwọn ànábì Ọlọ́run bá so ànábì sallallahu alaihi wasallam kò sì rí nǹkan kan látọ̀dọ̀ Ọlọ́run bá pé à irọ́ ni o torí pé tó bá yẹ pé irọ́ ni tí ò rí bẹ́ẹ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala ti sọ kankan kalẹ̀ fún ànábì rẹ̀ pé irọ́ náà ń pa o anábì Mùsá kò í sòjọ́ yóò ṣùgbọ́n Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó ṣe pé ó jẹ́ kó ṣe pé gbogbo ǹtí anábì ń ṣe wáhìí ni àti ǹtí anábì ń sọ wáhìí ni anábì gba anábì wá nítọ̀ ṣe wára wa in tó tọ́ ni náà ẹwọ ẹ̀kọ́ tà fẹ́ kọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ náà bó láṣe wá gbé ìjìnà sí táwà fi jọta wọn yẹ̀wúdí anábìnrin ẹ̀mọ́ tẹ́mọ̀ sí ẹ̀yẹn mọ́ gbàwẹ̀ kan síwájú rẹ̀ so èyí ó gba Tásúà bẹ́ẹ̀ sì ni yóò tún gba Àṣúrà ọ̀wọ́n náà ni 27 àti 28 àwùsùtáwà nù rẹ̀ July so next week Thursday àti next week Friday so ìbára Allah ẹ jẹ́ ká fi sẹ́mi ẹ jẹ́ gbàá فالنبي صلى الله عليه وسلم صلاة بمبه anábi ni ahtasibu ala Allah olóhun wọn kan lọ́dọ̀ Ọlọ́run ọba Allah ibad Allah ẹlòmí yóò dọ́dọ̀ Ọlọ́run ọba kò ní bákà kan mẹ́mọ́ ẹ̀ṣẹ̀ tó ti ṣe gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣe síwájú ẹwọ ó gba Àràfá Muharram tó dé ó ti gbà àwọn kí ní ẹ̀dẹ̀rẹ́ wọ́n ń fọ ẹ̀ṣẹ̀ tó gbóyìn gbọ́dọ̀ gbàgbónù nǹkan tá Nabi sallallahu alaihi wasallam sọ wọ́n ń fọ́ èyí ó padà wá dọ́dọ̀ Ọlọ́run wọ́n pé ah, èmi náà tún wá wà nínú àwọn ẹni rí àwọn ṣẹ́ ẹni ìbádàlá ọ̀ àwọn ṣẹ́ kéèkéé tí yíò ní kàkún ẹni ìbádàlá Ọlọ́run bó ti bá fi fọ́ ẹsẹ́ rẹ̀ mọ́ ohun òrùgbó ohun bára ohun bí lónìí so gẹ́bẹ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala sísọ bó sì ń jíwé ó dọwọ́ wa pẹ̀lú àwọn sẹ́yọ Ibadallah káwà sọ́ra fún àwọn orísìírísìí àwọn nǹkan táwọn èèyàn ti dálẹ̀ káàkiri Ashura ìpín méjì láwọn èèyàn pín sí àbí ìpín mẹ́ta ìpín aláwọ̀kọ́ lè yíta àti sọ yíta nábi ní ká ṣe tágbà ọjọ́ kan síwájú rẹ̀ àti ọjọ́ Ashura gangan ṣùgbọ́n Ibadallah atúnláwọn ìpín méjì nínú àwọn pátápátá ni ọjọ́ aṣúrọ̀ yìí ọjọ́ ìbànújẹ́ ló jẹ́ lọ́lọ́ tí wọ́n so torí àwọn tí wọ́n ti wọ́n ti fi oríṣiríṣi àwọn nǹkan ti fi ti sí ẹnìkan kú ń bẹ àbí nǹkan kan ṣe ṣẹlẹ̀ ń bẹ so ọjọ́ yìí ọjọ́ ìbànújẹ́ ni fáwọn wọ́n wá máa banújẹ́ wọ́n mọ̀ wá wéra wọn ní búlálà wọ́n àwọn nǹkan àwọn nǹkan olóró wọ́n kó gbogbo ẹ̀pápọ̀ wọ́n wà máa fi lura wọn ẹlòmí ó yára ẹ̀ lórí yóò yára ẹ̀ lára kódà yí ń bẹ lọ́dọ̀ wọn pé bẹ́jì ẹ bá ṣe jáde sí ni wọ́n ṣe ní ládá lọ́dọ̀ Ọlọ́run bá sí ẹ̀sìn kan náà ni ẹfà ìbádọ́lá ẹsẹ́ ẹrígbọ́ ẹbẹ́ sì wọ́n ṣe dìnìyàn bí yẹn bá aláwò káwọn nǹkan mọ̀ wọ́ àwọn náà wò bẹ̀rẹ̀ sí yára wọn lánàá hundreds of years ló take ìbádọ́lá ìta ń sọ fún wa nìyẹn tàbá ń sọ̀rọ̀ àdádálẹ̀ àdádálẹ̀ ìta ń sọ nìyẹn sẹ́ hundred of years ló tẹ́kì ṣe ìtọ́ni lẹ́mìíkú tó gún ó ti tọrọ lọ́dọ̀ Ọlọ́run bá pé àníṣẹ́ jẹ́ ìdòdó ọjọ́ ọgbẹ́ndé ni ìbádọ́lọ́ àwọn ọmọ fíra wọn ní sarasara wọ́n sì máa yára wọn lára so láti pé àwọn náà àwọn náà ń ṣe ọjọ́ yìí nìyàn àwọn àjọ mí náà tún wá yọ lẹ́gbẹ̀ẹ́ kan pé ah, ara èyí táwọn ó fi máa lura wa ní ma yára wa lára àwọn ọmọ dúnú lójọ́ yìí ni a ma wá sí oúnjẹ a wà ma létí ró a wà ma jókòó a wà ma yọ ibadallah ibi tí káyókáyó ti yọ nìyẹn ibadallah ẹlẹ́ iná ibadallah kò lẹ́rí látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam kásò òdodo fún àwa kò so bá bá sí jìnà sáṣe jù bẹ́ẹ̀ na nìká jìnà sáṣe tó ibadallah wa khayrul umuri awsatuha in tó sì dájú nínú alamari náà nìkan tó bá wà moderate wọ́n tún wọ́n sí so ibadallah bákanáà a ti rí àwọn náà ti gba mẹ́sẹ̀jì àbíkátẹ̀ ti sẹ́ndẹ̀ sáwọn èèyàn lọ́jọ́ muharram happy new year happy new ejiri kọ́lá ẹlòmí ò ní ah èmi yé celebrate ọdún Janus o òsà Janus òsà olójú méjì náà ń pè ní Janus òun yé celebrate ọdún January tó ohun àmọ́ Muharram yìí a ṣérò dá ọdún Islamu ni bẹ́ẹ̀ ni ọdún Islamu ni àmọ́sọ̀ mọ̀ pàwọn sàábí ànábì ló gbé kalẹ̀ ó sì lè ṣe Islamu táwọn sàábí ànábì ó lè ṣe Islamu tó Umar ó mọ̀ tẹ̀lé Umar lójọ́ ọgbìn dẹni so lè ṣe islamu tó àwọn sàábí abdullahi ibn abbas abdullahi ibn umar abdullahi ibn asun gbogbo àwọn sàábí yìí ó lè ṣe islamu tó wọn in tí wọ́n yọ́ rẹ̀ yìí àwọn làwọn gbé kalẹ̀ bó bá ṣe pó yẹ kéèyàn máa celebrate new year ni wọ́n ti ṣe síwájú wa àwọ̀ à kí láwà láwà ń ṣe nù islam ìbádàmà àwọn eléyìí islam àwọn fẹ́ kú torí islam níṣẹ́ so nítorí náà ibadallah kò wọlé o kò rí bí wọnú ẹ̀sìn ibadallah happy new hijri yẹ wallahi kò rí bí kankan wọnú ẹ̀sìn ọlọ́wọ́ so adádálẹ̀ ni adádálẹ̀ tí wọ́n bá dẹ̀wà careful tó ṣe pé bá a ṣe ń pariwo lónìí tá a ṣe ń sàlàyé lónìí pé àwọn kan lura wọn lọ́bẹ̀ yẹn tá a ń yanu pé ha ah, àwọn ilé mùsùlùmí náà dẹ̀ ni wọ́n ah, wọ́n ń bẹ náà ti dáadáa ń bẹ ń kánú so àwọn kan sì mọ̀ wọn lọ́bẹ̀ yẹn so but àwọn tàti advance láwọn ará kìíra ni àwọn ma kọ́lá ẹlòmí ma ń gbàbẹ̀ sọ́lásàl kìíyàmà tó ọ̀rọ̀ rẹ̀ fa amúrùhú ilallah so ọ̀rọ̀ rẹ̀ dọ̀dọ̀ lọ́wọ́ba ní tó bá wọ́lọ́wọ́ bá ní ọ́fíìsì so ibadallah so bá bá ń páyà pé a fẹ́rù nǹkan báyìí ibi táti kọ́kọ́ géègì rẹ̀ nìyẹn pé innovation yẹn kò tiẹ̀ kó mọ́ kọ́kọ́ tiẹ̀ ti ṣẹlẹ̀ rárá in táwọn afá ń sọ nìyẹn kìí ṣe wọn ò fẹ́ ká ibadallah wallahi ọjọ́ kan wọ́n bí Sheikh Bin tẹ́pù kan wà tán bí Sheikh Bin Baz àwọn àgbàfà bàbá dáadáa ọjọ́ tí bàbá yẹn kú ní janaza bàbá náà kò tí ì sí janaza táwọn èèyàn pọ̀ tó bẹ̀rí nínú recorded history wọ́n wá bí bàbá lọ́jọ́ kan ní bàbá Bin Baz pé ah lójì nàbí kí ló dé ẹ àwọn èèyàn nínú ah ẹ̀yìn ìgbà tí bàbá sàlàyé tán pé ẹ̀ tó sínú ẹ̀sẹ̀ náà bàbá wá ń sunkún tó bá wà nínú ẹ̀sẹ̀ náà bá ní á ṣe kí la fẹ́ gbà ń bi pé ká dí àwọn èèyàn lọ́nà inú ẹ̀sìn bàbá ń sunkún gẹ́ nífà wàláì tó bá yẹ pó wà nínú ẹ̀sẹ̀ náà bá ní á ṣe wàláì bó ṣe rí nìyẹn ó mọ́ ń káyàn la ah, ṣe wá ń bẹnu pé èèyàn náà fẹ́ ó sọ fún wọn pó tọ́ kórí tó torí kán máa fi yọ́nú sí ọláyé àbí o ti wá dọ́dọ̀ èmi ọlọ́run bàbá yìí nítorí ìyọ́nú àwọn ẹ̀dá tèmi ó pàntẹ́mi ọlọ́run wá sọkalẹ̀ àwọn náà wá di bí àwọn yahudi ni wọ́n ju tírà ọlọ́run bá sẹ́yìn wọ́n sì gbàgbé tọ́lọ́run bá sọ ibadallah wallahi tó bá tọ́ àwọn náà ṣe wallahi àwọn náà fẹ́ in tó bá jọ mẹ́sìn èyàn fẹ́ ṣe èyàn fẹ́ ṣe in tó bá wà nínú ẹ̀sìn èyàn fẹ́ ṣe àmá tí ó sí inú ẹ̀sìn tọ́lọ́mẹ́sìn a ní ṣe ìbáraláà بارك الله لي ولكم في القرآن الكريم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد عباد الله It is a great favor of Allah subhanahu wa ta'ala upon us that we witness another Hijri year. The way to be grateful to Allah subhanahu wa ta'ala is not by celebrating it. nor is it by innovating in it. Rather, ibad Allah, what we should do is that we should hold ourselves to account how we have spent the previous years of our life, or at least the recent year. Then we look forward to what this year holds for us, and we plan our lives towards, uh, towards attaining the pleasure of Allah subhanahu wa ta'ala. About Allah, from the things that we can do in this month is that we can engage in fasting. Fasting in the month of Muharram is encouraged, it is beloved. The Prophet said it is the best of fasting after Ramadan. Also, Ibad Allah, fasting the 10th day of Muharram is a sunnah from the sunnah of the Anbiya. Nabiyullah Musa alayhi salam fasted that day because that was the day Allah subhanahu wa ta'ala gave him victory over Fir'aun and the Prophet sallallahu alayhi wa sallam fasted it and he commanded us to, fa to fast it but we differentiate ourselves from the Jews ibad Allah by fasting a day before it so we fast the ninth day and the same time we fast the tenth day ibad Allah this is how we enter into the, into the new year. Following what Allah subhanahu wa ta'ala says and implementing the sunnah of the Prophet sallallahu alayhi wa sallam. We ask Allah subhanahu wa ta'ala to make this easy for us. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أمنا في بلادنا يا رب العالمين اللهم يسر أمورنا اللهم يسر أمورنا اللهم يسر أمورنا اللهم انصر ولاة أمورنا اللهم انصرهم ولا تنصر عليهم اللهم اهديهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم لا تكلهم إلى أنفسهم طرفة عين اللهم أغثنا يا رب العالمين اللهم ارزقنا يا رب العالمين اللهم ارزقنا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد